wọn ti lè rọra kákọ̀. Àwọn ọ̀gá tó fẹ́ ṣe mọ́ọ̀lì díbà iná àti jọ bàbá láti gbogbo agbègbè Ògbómọ̀ṣọ́, yí gbogbo ẹ̀mọ́ra wọn, wọ́n tún pè mí, kó tún ṣe déédé mo pé èmi ọlọ́run ni ọ̀pá tí kò tí tó. agba ìwó lábádé ìlú kẹtẹ́ ń pè ní tòsí ìlú kẹtẹ́ ń pè ní àríkúyọrí mọ́nà ń fẹ́ lábágbó pé àwọn tí ọlọ́gbẹ́jọba ọ̀nà fún lo ọ̀nà lọ́wọ́ gbogbo mọ́tò bá dá lọ́tún wọ́n dá lọ́sì àwọn kan máa ń sọ fún wa pé ẹ ṣe sùúrù náà àwọn tọ́lọ̀gbẹ́jọba ọ̀nà fún lo ọ̀nà lọ́wọ́ ọlọ́mọjọ́ náà náà wà. àmín ìtàwọn èèyàn ló bẹ́ẹ̀ lé wákàtí méjì àmọ́ tí wọ́n tó lẹ́dọ̀ wá báwọn kan bẹ̀rẹ̀ ìyẹn ló jẹ́ pẹ́ ní wú yí o torí ẹni tí èkí débì kan tó ń pè ní nǹkan tó bá wá rò pé nǹkan lòun ní máa ń ṣe fáàrí àìní débì kan lòun Allahu Akbar àwọn adébàdàn òjò bá tún bẹ̀rẹ̀ àwọn mọ́tò kan pàtì ní ọmọ mọ́ ìṣòkò ní sàbúrú àwọn tó pè wá ẹni ọlọ́run ni wọ́n bá tí wọ́n ń bọ̀ wá àwọn jẹmọ́ wa kàtẹ́ ń fún kọwàá jẹ́jẹ́ máa ń bẹ̀rẹ̀ àkádà àwọn olóòrùn ní ìṣẹ́jú díẹ̀ ló jẹ́ apẹ́ká tó dé wa rahmatullah ita'ala wa barakatuhu wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu wa ti kọjá nítorí tọ́lọ́run lẹ́bí jòkó kìí ṣe tèmi túrí ànábì ní kìí ṣe tèmi a ń ṣe mọ́rídùn nàbí sallallahu alaihi wasallam ní ìjọ tí lórí gbàjọ́ àyí a ilm tààfi sábẹ́ àti bàbá wa ustad bàbá papòdà ẹ̀yìn ọ̀wá yí padà ẹ̀ kí mọ́ mo fi bàbá wa nílé ojú ìdínú kàkàtà tó lọ ọ̀gbọ̀n ní aláṣọ ẹgbọ́ ọ̀yẹ̀ ń gbàfẹ́ ń pààrà ní pé ẹwà ti jòkó ìní o bàbá ti jẹ́ tàtà náà tèmi mo fi wọ́n tẹ́lọ̀ fún yí a wá fi bàbá wa ṣọ́kà adam abdullahi lálórí bàbá tó kàmálù gúnmi àdàbì gbogbo àwọn tẹ́yìn náà máa ń bàbá tó bàbá lọ́dọ̀ yìí àlùgbọ́lẹ̀ mọ̀ásásà yìí ààrin ọlọ́mọ́túgbọ̀ náà ààrin mẹ́túgbọ̀ kí ó mẹ́túgbọ̀ náà orúkọ tí bàbá tó àbẹ́dà Tìjání máa ń jẹ́ dàlátàlá ààrin òun náà ni Ahmad Ahamadu yí okò àná Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ ń kéfú lọ́tọ̀ sọ́fù níbi tí Ahamadu ti jáde kàgbọ̀wọ̀ nílẹ̀ bàbá jọ wá kéhun àwọn àjìdí tàbá tí ó túnmọ̀ àhàmádù ọpẹ́ ní jẹ́bẹ̀ mo dúpẹ́ ní jẹ́bẹ̀ mo dúpẹ́ ní jẹ́ mbọ́ kí àwọn àfáà mi mo bá ń wọn sì wò mọ̀ sálámà sí wọn ni àhàmádù tàbáwédé lárúbáwá hamida ya àlébì sí mo dúpẹ́ ọlọ́run sọ Muhammadu ní

وإذ قال عيسى ابن مريم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم أيها الذين آمنوا تقولون ما لا تفعلون ومكتا على الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا أزاد الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين عيسى بن مريم يا بني إسرائيل إسماعيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سير مبين سبح لله ما في السماوات وما في الأرض Ó kí ẹ̀yin bàbá wa Súfí lọ́kùnrin àti lóbìnrin. A kí àwọn tàdá kọkọ já ní àyà yìí túra iná láti kí wọn tí wọ́n kú iṣẹ́ ooo. Wọ́n wà láti ìṣọ́lá hákí. Torí ọlọ́run ni wọ́n ń kí láàárọ̀, ni wọ́n ń kí lọ́sàn, ni wọ́n ń kí lálẹ́. Yẹ́ yọ́ ملك ومن إنس وجن ما يرى وما لا يرى يسبح لله هو ذنب زمن كيولون وما رياح من عواتب من ملك نعم ملائكة ما يرى وما لا يرى انت عليه انت عليه من نيازك nínú àwọn ìràwọ̀ onírù na ọ̀tọ́rídì nínú àwọn ìràwọ̀ wẹ́wẹ̀wẹ́ mi gàwá kébé mi nàjú mi sọ yàrá tí àwọn àràwọ̀ tí ń tún gbéráwọ̀ ni wọ́n kí ọlọ́run ni ní sàhàbẹ́ àwọn ìgbàwò èèyàn nìkan ní kí ọlọ́run lè sọ́jà ìwọ̀nà bá ti ń níjì bá lè ń wọrí máa lé àwọn òkè ńláńlá ẹ́rí àwọn òkè mi ìyọ́mọ ooru ẹ́rí àwọn òkè mi ìyọ́mọ sẹ́mi ẹ́rí àwọn òkè mi ìyọ́mọ laná bẹba jẹ́ ọ̀nà ìsẹ́yìn mọ́sákí àwọn òkè kan bẹ́m̀bẹ̀ rọ́kàn mọ́ ní sáà nínú òtútù àti ní ẹ̀rùn àti ní òjò ń kí ọlọ́run ní àwọn odò ń kí ọlọ́run àwọn ìfẹ́lẹ̀ ro ní kí ọlọ́run bẹ́yàn kan bá lòun òṣè súnfí ẹ̀ sí ilẹ̀ ó tẹ́rẹ ní torí kí àwọn tí ń ṣe tàṣáwúbù àzìkáàrù tààrọ̀ lázìmí tọ̀sán lázìmí talẹ́ wàsífà tòru òwúrá àti gbogbo tí gbogbo gbà má fi sàmàwà Ọlọ́run ní mọ́ká jù ọ lọ agbóolúgbògbò wà nínú díkì Ọlọ́run. Ẹni tí èkí ìmọ̀nà kọ́ lọ mọ̀nà, ẹni tí ègbọ́wọ́ kọ́ lọ gbọ́wọ́ kọ́ orin mọ̀bí tọ́ bá gbádìí ló ń jà kìí àmà. Yá yóò lẹ́bí náà mẹ́rin. Ọgbà ìfẹ́ ti rì sínú súnfí pátẹ́ máa gbọ́ ọ́. Límọ̀tẹ̀kùn lónà máa láàá nígbà ẹgbà orí ìdísán kí ló iṣẹ́ yí ṣe torí owó yí ni límà kí ló ṣe yí tó torí ọgbà yìí ni límà kí ló ṣe yí tó torí iṣẹ́ ìjọba èyí tí ó padà bọ́ bí wọn ọ̀dọ̀ọdún ó padà dára rẹ dógbẹ̀yìn àmọ́ iṣẹ́ ọlọ́run bá wíyà láàzìmí wọ̀ sí ìfàwẹ́ dáẹ̀dúnbẹ̀ pọ́n máa ti ń dàgbà sí ìrìn bẹ́ẹ̀ náà ló sì máa ní kò tí ó rẹ̀ ń pèrà yí súnfẹ́ yàfáà tẹ́ wọ́n ṣe sí oṣù sí límà kí ló dé torí owó torí yìí kàbúrà mẹ́kítà ní ìdọ̀lọ́ ọbúrú jáì lọ́dọ̀ ọlọ́run kí èyàn gbọ́wọ́ kọlọ́dọ̀ mùkádàm àwọn ni wọ́n jòkó yìí yẹ́yẹ́ wọ́n jòkó pé wọ́n fẹ́ gbọ́wọ́ wọ́n sì rọ́jú náà sí ọwá gbà tán an takúrù máa látàfà lórí lásìmí rẹ̀ já láàrẹ̀ sọ wàsífà nígbàtọ̀sán jálásẹ̀sẹ̀ torú ọwá sùn ọ̀run kílẹ̀ bí máa èé ṣe tíyàn jẹ́ ni ọlọ́run láti bí oorun ní èé tíyàn jẹ́ ni ọlọ́run láti bí ọ̀lẹ́ àti dúró ara قليلا من الليل ما يعزون أبيوا وجدوا ولا تكسلوا وأنتوا إلى ربكم ترجعون Ọkùnrin àdáyìn bàbá Sádù ogún ọ̀sán púpọ̀ nígbà tí ó ń bẹ ní Gáánà. Ìyá kan ló fún mi láàbárí wọn, tó lọ sí ìpí àwọn wọ́n á kí rẹ̀ wọ́n lè ní wọ́n á ti alúwà sí títí àfi tán bá kọ́ mọ́ ń ké ogun àwọn àwọn kékùrá ní mẹ́ ìyára yìí náà tó rí ọmọ kéwùlà wọ́n jẹ́ ẹlẹ́ àwọn rẹ̀ nígbà bàbá sáré pé bàbá ní wọ́n fẹ́ wọ́n náà wọ́n fẹ́ bàbá ní àà ah, bàbá mi ní àfá mi ní nítorí bí àwọn olè síjú wo bàbá báwọn bá rántí yí pé ọkọ àwọn ni àwọn òsìmọ̀ rántí pé àfá àwọn ni èyí àti tó ń tijú ayá ẹ̀ gbọ́dọ̀ bá mi wí kí n sọ̀rọ̀ ọmọ rántí gbà tẹ́ ń kọ́ mi lálùkùrá ní ìgbẹ̀rẹ̀ rẹ̀ mú ẹlẹ́ ààrẹ ẹlòmí ó ọwọ́ wípé ọkọ mi ń kùrá ní ìrìn ọgbọ̀ owó ìdílọ́wọ́ rẹ̀ ni ẹ̀yin jẹ́mọ́ àti wọ́n ẹjá tẹ̀lé tàwọn ẹni ọlọ́run fi sí náà bò ẹbí gbàta ayọ̀ lẹ́ta lè ṣe bí wọ́n ti ṣe ẹrù ń bẹ́ńlẹ̀ ẹrù tí ọ̀rẹ̀ rù láàrín mọ̀. Ẹrù ń bẹ́ńlẹ̀ ẹrú tí ó rẹ̀ òrùn láàrí mọ́ àwọn àsìmáwò ń bẹ àgbàtíyà ó kọ ọlọ́run kí ṣiṣẹ́ lójúmọ́ wàláhìláàzì àwọn àsìmáwò sìfáàtì ń bẹ tọ́ọ̀ bá lè kọlu àsìmáwò zàtíyà àsìmáwò sìfàtíyà ń bẹ bọ́ọ̀ bá lè kọlu àsìmáwò sìfàtíyà àsìmáwò tàwùfìkíyà ń bẹ kò kọ́dà wọn ní sì mọ̀ láti àmẹ́mẹ́ fún gbogbo àwọn olè wọ́n ẹ̀sẹ̀ nídìí kankan kún àtìmáwò láìlú fìlẹ́sìn bẹ́ẹ̀lẹ̀ àwọn àṣàlátù gbò gbogbo àwọn àzìkáàrù àwọn ẹni ọlọ́run tí wọ́n gbà wọlé tí wọ́n wọlé tí wọ́n fi wọlé sí makamátù

ìtọ́ àwálágbójáde ìpín àwálágbójáde àti pẹ̀sí àwọn àdọ̀ tí wọ́n yìí tọ́ bá pọ̀ lára yóò dìmọ̀ káàmọ̀ lọ́wọ́ yóò fa sálìbù fún yàn sálìbù tààkọ̀ kéèsẹ̀ pé òní jẹ́ ni ọlọ́run àmọ́ tààkàrà ó lèèkì ọwọ́n yìí láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ká tó wá wípé okú ọ̀nà tí ara o tó wá fìdọ̀ sí ní ìkún tọ́lọ̀ ló ìmọ̀ ọ̀wẹ̀ dédé ara àtàtàwò fún mi ìmọ̀ sábà dédé ara tàtàwòhò ni ìmọ̀ tọ́jú tó ẹnu ẹni ara tàtàwòhò ni lọ́dọ̀ àwọn tẹ́ kọ́ wa ní o àwọn èèyàn gidi ni wọ́n lélẹ̀ táwà ń kó lọ́wọ́ wọn tọ́lá jẹ́ bẹ́ẹ̀ àti ẹjẹ́ arọ́jú tẹ̀lé ní wọ́n ti ṣe wọ́n ti ẹjẹ́ á ṣiṣẹ́ tagun-tagun tààràtààrà àti lágùn àti sàyẹ̀sùn wọ́n lẹ́ àtẹ́gí ìsànú mọ́ láti ẹlé ta ní àtà aláàrójútù ẹ̀ mọ́ láti ìṣẹ́lé àwọn bàbá wa wọ́n ṣe wọ́n kàtírà tí ọwọ́ wọ́n sì dá lúlú pépà àwọn afọ́lá wọn tọrọ lórí wọ́n gbàwẹ̀ títí títí wọ́n sàyẹ̀sùn títí títí wọ́n fi tọ́lọ́run títí wọ́n ó jábá torí wọ́n tó fi tọrẹ Ọlọ́run agbógún ayátọ̀ fún wọn. Ẹjá náà ṣe bẹ́ẹ̀. Wọ́n tó ìlà rọ̀bì tó ń torí jẹun. Ọ̀dọ̀ náà lápadà sí kò súrọ́ mẹ́. Wọ́n látàjá ó bọ́ ní àrùlúwàrá. Wọ́n látàfújù rú, wọ́n látàfúsùkú, wọ́n ìfẹ́ sínú àkùránì yóò sínú àdíjà nẹ́bì ẹmọ́kì ìjọ́sì sí lọ́nà Ẹ̀rí àwọn ẹni ẹ̀sà bí àwọn bàbá fọ́lá wọn sí àbúkọ́dù tí àwọn ọjọ́ ti járí tí ò ní à tí gbogbo wátà wọ́n fò sókè tàbí ti jálẹ̀ yìí wọ́n tara wọn fọ́lọ̀mù. قليلا من الليل ما يهجعون àwọn ẹ̀sùn nǹkan mẹ́rin ní sọ ní dẹni ọlọ́run tó lè gbé ni wọ́n ìhábùnlá àkọ́kọ́ ní ẹ̀ kí lẹ́tù tààrù kó ń jẹ mọ̀ níwọ̀n àti àmọ́jẹun tó ń jẹ láti gbé ẹ̀rù inú láti gbé ìta وقلة الكلام kàdíwọ̀rọ̀ sáà bẹ́ẹ̀ dáyé sọ ẹjẹ́ ìyẹn ni pé ta bá wákàtí tàbí sọ̀rọ̀ láyé kápún wákàtí wa sí mẹ́ta táà bá lè gbé méjì fọ́lọ̀ káàsì gbóbi ndì kan fọ́lọ̀ pé nínú wákàtí tí ń ọjọ́ 24 hours tí ń bẹnu ọjọ́ kan ẹ wá hours sí mẹ́ta wákàtí mélòó mélòó nù ẹ̀ẹ́gẹ́tì ẹ̀yìn wákàtí mẹ́jọ mẹ́jọ wákàtí mẹ́jọ ọ̀tọ́lọ́ mi wákàtí mẹ́jọ tèmi àtàwọn ìyàwó mi àtọmọ mi àtàwọn ọ̀rẹ́ mi nìyí wákàtí mẹ́jọ orílẹ̀ èké orílẹ̀ ẹ̀ta ìsùnmọ́sùn mọ́ ti bọ̀. ìdá láti kó fọ́lọ́wọ́ àìtó débẹ̀ ma náà sí àbádá ti já ní ṣe àdéhùn tó bọ́lọ̀ ń ṣe pé èyí ní ma fi kí ọ kọ̀tà sí ẹ̀ nígbà máa rí àbẹ̀kádò ní ṣe ní fún ìsáfà ní ṣe ní márùgà ní ṣe ní jùmọ́ ìdí ṣe ní gbogbo àdéhùn tó bọ́lọ̀ ń ṣe pé wákàtà kò burú bí wákàtí látàgùn mẹ́fà tàbá kìrùn tàbá rí ní bẹ́gbà kan sọ̀rọ̀ ọ̀dà ìyàgò rúkì ó ti dàdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń dájọ́ níbi ọjà tẹ́ ń dájọ́ níbi iṣẹ́ ìjọba tẹ́ ń sì ń rí ikó kó lẹ́ẹ̀ẹ́sì lè dájọ́ fọ́lọ̀ èyí tẹ́ tún lẹ́ẹ̀dá fọ́lọ̀ ẹ̀tún ni àti òwò ẹ̀jìdò wọ́n àtẹ̀sẹ̀lẹ̀ bàbá ayẹ́pẹ́lẹ̀ ọtún dòrú náà nínú òru náà ká tuntun sí lọ́lọ́pọ̀ ní fẹ́ tó mùsànmì ó ń ṣe ọlọ́run fúngbà tó fẹ́ sà lẹ́sà irú ẹ̀sà tàbí náà làwá náà fẹ́ sà lálàfẹ́ jẹ́ àhàmọ́dù náà láfẹ́ jẹ́ ọlọ́run tó bá dòrò rẹ̀ fún fún mẹ́ta ọ̀kan fúnra rẹ̀ ọ̀kan fọ́lọ́wọ́ba rẹ̀ ọ̀kan fara lé inna lillahi wa inna li rabbika alayka haqqan fa inna li ahlika alayka haqqan fa inna li nafsika alayka haqqan fa'ti kulli bi haqqin haqqahu إن لربك عليك حقا وإن لنفسك عليك حقا وإن لأهلك عليك حقا فأتي كل ذي حقا Àmọ́lá bá fún ọlọ́run lẹ́tọ̀ọ́ tí ẹ̀ táà fún ìyàwó táà fọ́ máa rí lọ́wọ́. Bàbá wá fún ìyàwó lẹ́tọ̀ọ́ tí ẹ̀ táà fọ́lọ́run ọ̀bọ̀ olè, bí kí ẹran lọ sọ ọ̀wà ẹ́kì àbúgbọ́n lọ sí jáàmù wọ́n wá fún ní sọ́jẹ́tì mẹ́wàá wọ́n wá ṣe mẹ́ta wọ́n wá kú méje ìgbóní àti káàdì àbóṣe méje okùn mẹ́ta tó bá yẹ pé mẹ́ta tó kù nínú àwọn ìdìbá rí àwọn tó lè kéwú àwọn tó jẹ́ pé kọ̀pọ́sí ìlú kọ̀gbọ́dọ̀ wọ́n pàṣẹ ìwà ọdọ́wọ́ wa wa ni sùúrù náà dókùn ni wọ́n rí bí bàbá wa sọ́lù ẹ̀sìn irú àwọn sójú rẹ̀ làwọn ṣe yìí tí bí tá ma fi alẹ̀ pé mọ́ bá ti ẹjẹ́ ọmọ pé sẹ́rù ní sẹ́rù mọ́ ti ẹjẹ́ àbí mọ́ tó ṣe wọ́lá tẹ̀sàlù وأنتم إلى ربكم ترجعون ولا تهجرون وريار الورى ولو كنت لدولهم قليلا من الليل ما يهجرون الليل ما يرجعون èyàn lè máa sùn kó ti lẹ́bẹ́ gbogbo wọn jẹ èyàn lálàyé ọmọ ẹ̀yìn lọ́jẹ́ òru làwọn àti bá ti èyàn jẹ́ fi bà jẹ́ ká tó wá fáwọn tí ó tún ṣe nígbàtáwọn tí ó bá jẹ́ òsùn ọwá lọ nanúlẹ̀ ọwá ọwá lọ fẹ́ ti bẹ́ẹ̀sẹ̀kì ọfẹ́ ti mọ́gàjírí ọ̀tíjẹ̀ kẹta torí àwọn tí ó sùn àwọn yóò kọ́ fi kápẹ̀tì mọ́ ọlá ẹni tó ṣe bí òsùn ìwọ́ta fẹ́ ṣe rẹ̀ wálọ́sùn fàkìyàrù lọ́ra àwọn tí dèyàn láyé kọ̀lí ìlàmìnà lẹ́yìn máa yàjọ̀ òun bí ẹni wọ́n fi sùn lóru kọ́lá bẹ́ẹ̀ mọ́ nákàlì kọ́lá bẹ́ẹ̀ má ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọwá ló wákàtí kan lọ fún tọ́wọ́ sàlùwàlá ọgbọ́n tó wùrí ká tó wápò tún sàlùwàlá ọwá ìtìmì náfílà Allah Allah Allah Allah Allah Allah ọgbọ́tọ́lọ́ ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نعم الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا الله الله tàǹsí ní ráwíyà láàrọ̀ láàrọ̀ láti mí tàǹsí ìrọ̀síwà tàǹsí bá bá bá dúró bàbá ìdí tàà sọ wọ́n lẹ́nu dábà ní wọ́n jẹ́ láti gbé kọ wọn jẹ́ tẹ́tẹ́lẹ̀ sẹ́lọ alẹ́hùn mọ̀láíkà a ní rẹ̀ǹtì mọ̀láíkà wọ́n dì a mọ̀láíkà fẹ́lẹ́fẹ́lẹ́ ta mọ̀ rí wọn lábọ̀ lábọ̀ tí a bá bá iṣẹ́ débù kan ẹ máa rí ẹsẹ̀ ẹ̀ ní lórí ẹ máa rí ọwọ́ ẹ̀ ní rárá ẹ máa rí eré ẹ̀ ní lẹ́sẹ̀ ẹ máa wọ́n ma gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ alẹ́fi tàtàwọ́lọ̀dù mínà al'adkar àwọn màláíkà tí a ń bí jáde látara síkìrí iya Allah yóò bí màláíkà subhanallah yóò bí màláíkà asagafúlá yóò bí màláíkà wọ́n ma wá protect olúwa rẹ̀ àtọmọ rẹ̀ àtẹ́kù rẹ̀ mọ́bẹ̀rù pé wọ́n tàṣí àṣàṣí òmìnira ọmọ àbájẹ́rẹ̀ kí ló gbé àwọn ẹ̀yà ìdórí pé àdáwò ní ọkọlù wọn àbáwọn ní ọkọlù àdáwò kí ló gbé ọwọ́ àwọn fẹ́ mọ́ fọ́pá ni ayà kùránì jẹ́ kí abẹ́lẹ́ pẹ̀gẹ̀dì àwọn ìgẹ̀dẹ̀ ń bẹ̀lẹ̀ náà àbá kan wọ̀ hakùránì ìgẹ̀dẹ̀ ní ara kóbòkóbò lọ́wọ́ wọn rí àmọ́ tata na zálù aléyìn mọ̀láíkà ẹ̀rọ mọ̀lọ́lẹ́wò ẹn gómìnàtò ńlá ẹn kọlé ńlá ń dà fún yí àwọn mọ̀láíkà zikaru lọ́fà ìyẹn lọ́fà dáwọn sí ìwà finita bá ṣe síkìrì púpọ̀ ìtọ́ ẹnu wáyìí kásọ̀bìtà bà tuntun torí ìtọ́ bí ìtọ̀ tí ń di ẹ̀dá ni tọ́nà ó dẹ̀dá ìtọ̀ atáǹtọ̀ sára obìnrin ló dé èèyàn ìtọ̀ ẹnu rẹ̀ náà tó ń tu ọmọ di màláíkà mọ́bí tọ́ bá tú sí pẹ́lá kẹlẹ̀mẹ̀kù ilé tọ̀ ilé ẹ̀ ń pa màláíkà ni pẹ́lá kẹlẹ̀mẹ̀ ń tẹ́ ọ̀dà yẹn wà pẹ̀lú o máa gbọmọ fún ẹni rẹ̀ pé ìtọ́ ń ti kúrò ní ìtọ́ lásán nígbà títọ̀ náà kúrò ní ìtọ̀ lásán àwọn ẹni ọlọ́run wọn lọ́dọ̀ lọ́wọ́lá ìlọ́dọ̀ ọlọ́run púpọ̀. Allah tàbá fún alẹ́tàzánú. ẹni tàbá ti lẹ́sẹ̀ sí kìí rẹ̀ dáadáa ló tàwọn bàbá tàwí nígbà tí bàbá sáàdù tún papòdà ilé wọn òtúká ọmọ ọwọ́ gbọ́wọ̀n yáwèrè wọ́n ń jẹ

ẹwọ àlìjẹ́nàta sàlkáà ní ní Mọ́gbọ́gbọ́ àbá kan lọ tó fa ní lórí lọ́dàrí, ọ̀tàgbákò rí. Ìtàrí lórí ló kó lẹ́rù kí ẹ tó ń gbà tálùkù rá ní ìgbẹ̀lọ́wọ́ wa, táa gbàtẹ̀ síbà wọ́n fún alọ́ orílẹ̀-èdè àti kílẹ̀ tí ń pè tàríkíyà àtúnṣe tàríkíyà àtúnṣe tàríkí ìwé láti tán àwọn átúnmọ̀ tẹfà à orílẹ̀ mọ̀ burú o kí ni bá wọn tà sí títẹ̀ fúgbọ́ ò lè dà àwọn lọ gbọ̀ fún yìí àwọn gbé ìyá kan rí àdá ìwà ìlúlá ọlọ́mọdé àpàrà sí gbọ́gbọ́ wa fúra ọlọ́lọ́mí lánà àríyá òkà wọ́n láti ó sì yí àwọn bó ti á dí àóríyá òkun fílà ayẹ́ tó gbòmìyà láyé ní àyín ẹ̀mùsùn kankan máa lọ́wọ́ sí ẹwọ́n lè rẹ̀ fún kàmá ìgbèjì ẹwọ́n lè sẹ́wàdà mú kí ayọ̀ pé èmìnà mọ̀ èmìnà ilé ìṣẹ́ ní ń dàmú gbogbo wa láyé yóò síra wa nígbàtọ́lọ gbàdúrà bàbá tán yányá ọgbà lérí ọkùnrin ó tún gbà lérí ọmọ bí ó tún gbà lérí ọmọ kí ó ẹwọ́n bàbá sẹ́wọ́n náà sọ́rọ̀ kàbàrà ẹwọ́n bàbá sẹ́wọ́n alébì nílọrin ẹwọ́n bàbá sẹ́wọ́n ẹ̀rìnlẹ̀ àtọmọ àtọmọ máa ti jà pẹ́ tọ́gbà fún wọn kí ń dá fún kó wá lọ ní 5,000 aláwọ̀n fi sí náà bọ̀bọ̀ ọ̀tún fún bàbá tó rìn ìrìn yẹ́ ní wá fi kàkiri àgbẹ̀ bá bá dákọ̀ bẹ̀rẹ̀ yẹ́ ẹlòmí ọ̀rẹ́ fẹ́ rí gbákiní yìí sí nítorí kí ni àwọn nara wọn táfọ́lọ́ ní wọn ò fi àrámù kún aláàjì láàmà olíyà okun fi náà yá ti dúnyà wọn fi láàfíà wọ̀lọ̀kún bí i máa tẹ̀ẹ̀ṣẹ̀ wọ́lọ̀kún sí ha nínú wìláyà ha àwọn dẹ̀mí ilẹ̀ wìláyà náà áwùlìyà òkùn lórí ìlúwìláyà tẹ́ bá ìwọlé sínú wìláyà tẹ́ bá ti ní rùsùrù náà áwùlìyà òkùn fìlàyà ti gbogbo àfìlàáfìlà wọlẹ́kùn fi ha máa tẹ̀sẹ̀ àfúsùkùn tẹ́ bá ti wọlé tán ìpẹ́ ní rẹ̀ bá ti rò bá yóò ti gbogbo bọ́bá oṣù kọ̀sọ́bẹ̀ lọ́wọ́ bá gbọ́ nìkan gbogbo ọmọ ogun láti ẹ̀ wọ́n làkún fún ha máa tẹ́sẹ̀ ní àfúsùkùn máa tẹ́sẹ̀ yí àfúsùkùn nù tọ́ sọ fẹ́ nìkan tó rò fún ààrẹ wọ́n yẹ kún fún àmà tẹ̀dàún èyí tó bá wá rí àwọ̀lọ́ irú mọ́tò tẹ́ ń gùn ìjú ìwọ̀n tó wí jáde wọ̀lọ́kùn fún ha nínú wìláyà aṣọ́ nùsùlá mẹ́rin gàfú. Ayà mi tún sọ mọ̀ mi fi akárọ́jú ká wọlé, ẹ̀dàkùn ẹjẹ́ arọ́jú wọlé. Ẹ má jẹ́ gba rúndò wọlé, sì má jẹ́ gba ẹ̀kùlé wọlé. Ìgbà rúndò wọlé ni ká máa lọ sàfọ́sẹ́. Ìgbẹ̀kùlé wọlé ni ká máa fọ́tí fọ́rùn tú. A máa lọ sí pèsè ní oríta mẹ́ta, bí ìtàlá orí tó lóòsà. Ibi táàkì sì pèsè lọ́dọ̀ àbàbá wà yìí. Ẹjọ́ wọn fún yí sóbò sí yára. Ẹjọ́ wọn fún yí sóbò sátíhà ẹjẹ́ wọ́n fún ìṣẹ́rù salatul fati jawaratul kamali mẹ́mẹ́ àá wàláhì wàláhì làzim tẹ́ bá gbà kúrò nígbà oṣù nígbà láì fi kankan kù àfẹ́fẹ́ bá dáòtù tẹ́ bá kájú lókù ọlọ́run ti sọ ń bò ló pé innal arda yarisuha ibadiya salihun ilẹ̀ yìí wọ́n arasnakum ardahum wa ọlọ́run ní bẹ́ẹ̀ bá ṣe tèmi ilẹ̀ tí wọn lájogún ẹ̀fún ilé wọn ájogún ẹ̀fún aṣọ wọn ájogún ẹ̀fún wọ́n máa fún yín níyàwó wọ́n máa fún yín lówó wọ́n máa fún yín lọ́mọ láì lọ bí kẹ́ Wàrúdọ̀ lámútàtàn wúwá. Àti wọ́n ni ààrẹ kan wọ́n máa jíjẹ ọjà fún ọ wọ́n máa jíṣẹ́ ìjọba fún ọ̀tọ́ ọ̀bá ọmọdé rẹ̀ bàbá mú ní wá fún ilábọ̀ ní kí mo bí ọwọ́ ara wọn ráyé dákọjẹ sàlàyé fún kẹ́kù ẹ̀gbọ́ báyìí ẹ̀bá ti bá jẹ́ àti oóṣù tí mo gbà rí ó lè mọ̀ níwàwó èyí tọ́lọ̀ ń fowó tí ìtò àtúnwálọ̀ tẹfá ọjà tọ́lọ̀ ń dálẹ̀ fáwà fáà ipọ̀ lọ́nà tìjà ní àkàdí ọ̀rẹ́ tàṣáwò ẹmẹ́gbẹ̀ ọ̀sọ̀ fún ìgbò àti gbogbo ولا تتسلوا وأنتم إلى ربكم ترجعون ولا ترجعوا فخيار الورى قليلا من الليل ما يجعون نعمكم قلة الطعام كجبه منوع قلة الكلام kama báwọn èèyàn sọ̀rọ̀ ma wọn kájẹ́ tọ́lọ́wọ́n ọpọ̀ kí jẹ́sùgbọ́ ọpọ̀ kí sí kìí ọpọ̀ wọ̀kí látòlìmọ̀ náà mi kama sùn níwọ̀nba tahammul al-adha min al-anam kájá àwọn èèyàn mọ́ sàbòsí fún wa káwọn mọ́ sàbòsí fáwọn èèyàn gbogbo ẹni lápẹ̀ wọ́n lílẹ̀ ni ọlọ́run yìí ẹjẹ́ ni mo fẹ́ kẹ́ mọ̀ yìí ẹni tó gbà ẹ̀jẹ́ ni wọ́n pè lẹ́ni ọlọ́run àbájáwà fún èmù kájá mọ̀ nígbà tí wọ́n nígbà wọ́n àjẹ́ ní gbogbo fi rẹ̀ ànábí ní alákọ̀ọ́kọ́ oúnjẹ níwọ̀n ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ níwọ̀n ẹlẹ́ẹ̀kẹta oorun níwọ̀n ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ farada ìṣòro lára àwọn èèyàn tábàlì sọ mẹ́rẹ̀rin àwọnù ahmadiyya torí ọ̀tọ̀ ni muhammadiyya makamani ọ̀tọ̀ ni makamatu ahmadiyya ẹ̀ríwáyì ahmadiyya òun lọ́wà lókè lọ́hùn muhammadiyya torí nínú àti ni ahmadiyya ti wá Ahmadiyya sí ní iṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ ààbí mẹ́rin ní mẹ́mbẹ̀ Allahu Hannanu Mannanu Dayyanu ààbí mẹ́rin Alẹ́bì Akarimu Nímú àti Dali. Bí ẹ̀rá wọnú Ahmadiyya tó ń bá ń fa ókọ̀ ní lásán bàbá wa sa kíkan wà tí a ń ṣe ojúmọ́ náà wá sọ fún mi ní pẹ́tọ̀ aláàrọ̀ òjín ṣe ìdá ọlọ́mọdé òṣìlẹ̀ òkú àmá lọ́ọ́sà àhàmádù bẹ́ẹ̀ ni wọ́n ti ya, àhàmádù ní àtọ̀ náà ìgbẹ́rùgbù lẹ́yìn wọ́n aṣú wọ́n lọ mú aṣú iná kan sa àhàmádù bẹ́ẹ̀ láti sa wọ́n ni ní àlẹ́sì àwọn ọmọ kéèkéé ilé ìwé tàbí ti jà ní bá sọ̀rọ̀ àpáwọn arúgbó táwọn ti lọ́dọ̀ mímú bẹ̀ mannánù ọba ọlọ́rẹ dálí bẹ̀ bayánù ọba tí máa sọgbẹ̀sì láìjẹ́ bàbá ti wo ogun ara fi náà tàbá fúgọ rẹ̀ nínú ìsáàbí ìgbẹ́lẹ́lò 573 wọ́n máa jẹ́ tàbá sí dáadáa bẹ̀bá lè máa ṣe lójoojúmọ́ kò ní ìdí pàǹfẹ́ àrámù ọkùnrin bàbá sọ bẹ́ẹ̀ fún ìgbẹ́lẹ̀ àwa lòó wàbùlọ́hìn àzín láti fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tó di ọdún mẹ́rin lẹ́yìn náà àbá tún padà wá ní àlá àwa ní ká tún àti sin méjì ká fi kún kọjọ́ méjì kọmọdé àhàmàdù rasul àhàmàdù rahman sin ọjọ́ sulfan sin kejì ọjọ́ subhan gbogbo tí yẹn mẹ́ta láyé ọlọ́wọ́ fúnra àfi ń tọ́lọ bá rí pé àkádàrà rẹ̀ mọ́ ọ ẹdàkùn gbogbo àtẹ̀bà lórí náà ní ká jùkú sí òkú tó ẹmẹ́jà wà nǹkan ní ìtọ́lọ́wọ́ sí gbogbo àwọn ọmọléèwé lọ́kùnrin gbogbo àwọn ọmọléèwé lóbìnrin àwọn sí o àwọn mùkádàmù wa ti tó jòkó tì ní wọn bá ti júwe àrámù fún wa ní bá ti júwe fún àjá sí ولو أسماء الله الحسنى لباسف وعليان رضي الله تعالى عنه àwọn wọ́n jogún ẹ̀lọ́dọ̀ bàbá sáàmàlẹ̀ Tìjání tilkaiya láti gbọ́ oòrùn wọ́n fi pè kalẹ̀ fún gbogbo oòrùn ní bí dáadáa tọ́nà bá hámá ìṣòro bá tó ní problem èyí tí wọ́n gbọ́ tí rí ìmọ̀ gbọ́ bàbá àbùnà wákàtí gbogbo ti yára tilkamali pẹ̀lú ọkọ̀ ún làwọ́nzàl nẹ́mẹ́mẹ́ inázàl láwọ́ mẹ́mẹ́ lọ́wọ́ bá ti ṣe tán fọ̀rọ̀ rẹ̀lẹ̀ fọ́nà ọlọ́wọ́n yẹjú ẹ̀ ẹgbẹ́ kásìkàn ìkọ̀ọ̀kan tá bá ti ṣe gbogbo àwọn ọ̀gá dáadákọ̀ yìí ọlọ́wọ́ ọlá wọn yóò bá kẹ́ ọlọ́run yóò wà sọ ìbárúkà fún máa sẹ́fẹ̀ yìí ọlọ́run ní gbazáwì ẹ̀yí onídálé kí ó yìí àwọn ọlọ́run jẹ́ ọkọ̀ púpọ̀ ńlẹ̀ àwọn ọmọ yóò lálùbárúkà ìyá wa láti bá ọgbọ́mọ̀sọ ọlọ́run dúó ti yọ ọlọ́run nípa ẹlẹ́rìí yọ àti gbogbo àwọn tó jọ wá gbogbo ẹ̀yìn bá ẹ̀yìn mòrídí lọ́kùnrin àti mòrídá lọ́kùnrin tẹ́ bú dédé aláwọ̀ gbogbo pẹ̀lú àwọn tó wà lọ́wọ́ tún ní tẹ́ fọ́ wálé tẹ́ tó wà ń kalẹ̀ látàárọ̀ aláwọ̀ ní ọwọ́ òun náà ní tọ́lọ̀ ti fún ìtọ́dà wọ́n láwọn náà látọ́jú bàbá bàbá táàk láti lé ọlọ́mọsà tó ti yẹ ọgbà bàbá wà àgbà ọlọ́gbà rí ọjọ́ tó bàbá ọlọ́mọkùnrin yọ lọ́n sàrékún dáadáa yìí ọlọ́wọ́ wọlá tí yẹn kọ́sà ní ọmọ kékeré náà ìjọ ń pariwo ẹgbẹ́ ọlọ́mọ́sàrí olókúrò alọ́dọ̀ ọlọ́run yáárí gbogbo ìgbà yáárí ọ̀nà ọlọ́run wọ́n jẹ́ àpò nípọ̀lágbé wọ́n jẹ́ àpá ọ̀nà àwọn ẹni ọlọ́run jẹ́ ẹgbẹ́ kábà ní ẹ̀rọ tàbátà ní ọ̀rùn tán àwà kí làwọn zàlùmá tàbátà làwọn zàlùmá àwà kí jọ rẹ́tẹ̀lẹ̀ tàmáàlì bàbá tó bọ́ iná zàlùmáàrù àwà fi káàkiri sàlátàlì pàtì bí sóòrùn ní ọmọ ọlọ́gbọ́n nígbà tí gbogbo wa ẹran bí tẹ́ bá rán o ẹran bí tẹ́ bá rán yẹn kí àníyàn tẹ́ bá dá ẹrù dáadáa ẹ má fi bá pè ẹjẹ́ mẹ́sùkú lóyà pẹ̀lú ògbò ọlọ́run ọlọ́run ti yàbò káàtà allahumma la ilaha illallah اللهم لا إله إلا هو اللهم لا إله إلا أنت اللهم لا إله إلا أنت هذا الاسم الأعظم هذا الصفات الحسنى نسألك باسم الصلاة وذات الإسحاق والقول فأقاتي هو ونسألك اللهم بملائكة آل صفة الجوهرية أبوك ملائكة عليك وجه لرؤي ثم أتبعه وبأرسل الذي تشاء الأنوار أبي على شيئتي ملك ودار وأتبعه ومسر الصلاة وذات السر أبي فأقا ولو أتبعه

لا يرحم يا أرحم الراحمين وأن تبارك في هذا الحفل ولو كف البصر وفي هذا المجتمع وفي هذه المؤسسة وفي هذه الزاوية وفي هذه الجمعية ومؤسسها ورجالها ونسائها وتجارها وكبارها وأن ترحمنا جميعا يعني. قائمنا وغائبنا قائمنا وجانبنا رجالنا ونسائنا وجميع المسلمين المسلمين في المشارق والمغاربها يا رحم الرائمين يا رب العالمين أن تبارك اللهم في مقدمة ولو آه، لدى مقدمة لما تبارك ربنا وسيدتنا أجا وسيدة وجميع آل الشيخ محمد سعد أتبوا وأسرتهم جميعا وجماعته ومريديه ومريداته إنك على ذلك قدير أن تبارك اللهم في مركزنا ومديرنا وشيوخنا ومن له حق علينا والمسلمين والمسلمات وحياء من ولا مواد برحمتك يا رحم الرحيم يا بسم الله الرحمن الرحيم لا يغفرنا على القرآن الأبدين ترى أنه أشياء من الزكاة بلا شرك الله وتلك الأمثال نضربها للناس لعلهم هو الله الذي لا عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الرازق المصور له الأسماء والحسنى يفسر له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على رحمة القلوبة والياقوتة والعاكفة العائفة المكة والمعالي ونورا أكوان وتكاولة الأبي فلا رب عليك البرك الأسفل قبصر الأربع لا تنكل متعالي بالحمر ولا عليك ونور صلى الذي ملاك به سولك العائس ومكنة المكالي اللهم صل وسلم على جلالك التي تتجلى على رسلاتك يا جلال الأموال وفراتك كمل أسفل اللهم صل وسلم على صلاة العاكب لا تكمل أسفل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 سبقنا ملاك والعادي لا تنازلا من كثير وعلى على آله يقفا وهبادا العزيز سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أحمد أحمد فألا آمد وآمد وألا آمد وآمد Allahu ahamadu. Allah Allah. Amadu ahamadu. Allah Allah. Annanu ahamadu. Allah Allah. Ahmadu Ahmadu الله أعلى أعلى أعلى أعلى أعلى أعلى أعلى أحمد وعبد على أعلى سلطان وعبد على أعلى أحمد وعبد على أعلى سبحان وعبد adúgbẹ́gbọ̀gbẹ́ òwúwà.